ríkọ́ nínú báàbù tí a kà káyìn yìí gẹ́gẹ́ bí alfáwa sheikh muhammad ibn abdulwahab bí wọ́n ti ma sọmaráìsì rẹ̀ fún wa <clears throat> almasalatul ula ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tafsiru ayatin najmi òun ni ìtumọ̀ ayatin bẹnu suratul najmi kìnnì aya náà أفرأيتم اللات والعزى إلى آخر الآية àti sọ fúnra wa ní jẹjọ pé ìtumọ̀ àwọn tí Olúwa dákọ̀ yìí òun ló kọ àwọn òsà tí wọ́n ń sìn kọ́dàká nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó dé. àthàníyà ma'rifatu suratil amri alladhi talabu nínú ohun tí a rí kọ́ nú ẹ̀kọ́ pàtàkì jùlọ hadithu Abi Waqid al-Laythi radiyallahu anhu táwọn sọ̀hábí annabi kan sallallahu alaihi wasallam tí wọ́n béèrè irú béèrè kan lọ́dọ̀ annabuwa Muhammad àfáà ní suratul ìpé ij'al lana dhata anwaatin kama lahum dhatu anwat ah rugi táwọn eléyìí náà ń lọ ọ̀dí rẹ̀ tí wọ́n fi nǹkan kọ́ yìí wà náàbì fáwà náà nígi kan qawluhum lam yaf'alu inú ẹ̀kọ́ taari kọ́ mi báàbù yìí ni pé wọ́n béèrè igi àmọ́ ǹjẹ́ wọ́n wọ́n ṣe ń táwọn kèbèrè ń ṣe ń bí igi yìí kalla lam yaf'alu ẹnu pé wọ́n kàn béèrè ohun nìkan àsíkèyàn ó béèrè tí ọ̀dá nìkan gan mazmumun èyàn sí o kò sí o ẹnu pó béèrè pé a ẹgbàun láyé kóhun tí tí ọ̀dá kèsí tá a yíyàn sí o nínú ẹ̀sìn inú tá a búyàn sí ni pé kọ́dà kéyàn ó béèrè ààyè àbí yọ̀ǹda láti ṣe ń tọ́lọ́wọ́ التقرب إلى الله بذلك لظنهم أنه يحبه الله أكبر اجعل لنا ذات أنواط كما لهم ذات أنواط kí ló dé tí wọ́n béèrè pé wà nábì fáwà náà ní igi kan báwọn kèfèrí ti ní igi kan قصدوا التقرب إلى الله بذلك wọ́n rò pé yíò ni ó tún sún àwọn má ọlọ́run ọba لظنهم أنه يحبه wọ́n rò pé báyá ń tọ́lọ́run ọba fẹ́ ni eléyìí ni a fi máa ké fúnra wa láàmà kíra wá ń lọ pé àsá níyàn mi dá èyí wọn làyàn bí ìyà ọlọ́run ya ọlọ́run rá níyàn wa pé dáadáa láfẹ́ òun làwọn alfáà fi máa sọ fún wa pé dáadáa láfẹ́ ọwà rìn bá nẹ́bì ti rìn sallallahu alayhi wa sallam òní wọ́n ń pè ní ṣàrùtọ́ kọbúlẹ̀ láàmàl pé yàn bá fẹ́ ṣe nǹkankan tọ́fẹ́ kọ́lọ́run ìlàlá kọ̀kọ́ oníká ní ọ̀dá tá ń pè ní al-ikhlas ikhlasul amali lillahi azza wa jal ó ṣe pàtàkì púpọ̀ lóòtọ́ kíyàn ó ṣe nǹkan torí tọ́lọ́un káníyàn rẹ̀ ọ̀dá kọmọ̀ sí pé nítorí ayé ní fi ń ṣe kọmọ̀ ìpé torí kọ́ bá àtàwọn èèyàn jẹ́ kọmọ̀ ìpé nítorí òṣèlú káníyàn ọ̀dá kásì nǹkan torí tọ́lọ́un àmọ́ ìjẹ́yìn nìkan tó kàlà òun làfáà ń sọ fún wa ń bí pé àwọn tí wọ́n béèrè igi àníyàn wọ́n dá àwọn rò pé bọ́yá yíwọ́n ó tún mú àwọn súnmọ́ ọlọ́run àmọ́ngbàjí ká máa béèrè irú gígbó sí lànà nábì sallallahu alaihi wasallam ilé ìlọ́fà àtà nábì fi fún wọn pé ij'alana ilahan kama lahum aliha ọ̀yàtọ̀ fẹ́ ìtẹ́ iná wí torí náà ẹ̀dàkùn gbogbo iṣẹ́ tí a bá máa fi méjèèjì yìí ká tó dìgbà tí ọlọ́run ó dájọ́ èyàn náà lè máa tẹ́sì ara rẹ̀ wo òun ni pé kọ́ ma wo pé sáníyàn mi dá mo ní ìṣètòlútọ́lọ́run ní lóòtọ́ èyí ò nìkan wá tó àbíkọ́ wá béèrè pé irú tọ́lọ́run tí ń ṣe yìí sọ́lọ́run wí bẹ́ẹ̀ pé kéyàn ó sìn bẹ́ẹ̀ irú náfílà yìí irú àwẹ̀ yìí irú àdúà báyìí gbogbo rúnà ìran ìbádà táa bá ń se àfiká ní mutaba'atun lirrasuli sallallahu alaihi wasallam alkhamisa annahum idha jahilu hadha faghayruhum awla bil jahali àwọn wo ni àbúwá kéde lẹ́ifí ni wọ́n ní jálánà dhata anwat àwọn tí wọ́n rí annabi lójú báyìí nípa sallallahu alaihi wasallam àwọn tí ó di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wí fún wọn pa annabi kan wáyé oṣojú wọn síbẹ̀ náà àsínkankan bẹ táwọn náà mà alfáà ní bọ́ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ parí nú àwọn sọ̀hábí annabi tí wọn mọ̀ nkankan fọ̀gọ́ ìròhún áwùlà biljahali a jẹ́ pé kìí ṣe ebú kẹyàn ọmọ mọ̀ nkan tí ó mọ̀ èébú ni pé bí wọ́n bá wá sọ fún èèyàn kẹyàn adúrúbẹ́ ti dàgbà tó yìí ẹ̀ fẹ́ bọ́ àìbúyàn sí yìí gọ́ìrùhún àwòlá bíljahàlì ẹni tí ọba annabi láyé láàfún ní ẹskúsì bí ẹni ọba annabi láyé lọ àmọ́ tí ó jẹ́ dandan ni pé bá bá ti rẹ́ni tí ó mọ̀ kásàlàyé fún bóun náà bá ti wá mọ̀ kọ tẹ̀lé nígbàtí ọba wá tẹ̀lé lánà ọlọ́run àti ma laysa li ghayrihim àwọn tí a ń sọ̀rọ̀ wọn yìí àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam bàbá ní àdálẹ̀ kátúnsà wọn ní dáadáa tó pọ̀ níwájú ọlọ́run annabi náà jẹ́rì bẹ́ khayru nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina lẹ́yìn náà kọ́dọ̀ ọlọ́run tún sàdéhùn fún wọn náà al-Qur'anil karimu pé ti forí ẹ̀ṣẹ̀ wọn jìn wọn alwa'adu bil maghfira ọlọ́run sáadé ń pọ́ wọn ó forí ẹ̀ṣẹ̀ jì wọ́n ma laysa li ghayrihim gbogbo ń ta kàkalẹ̀ yìí àwátà ń bẹ láyé ìyàwó nírò opportunity bẹ́ẹ̀ síbẹ̀ náà wá ń kọ́ annannabiyya sallallahu alayhi wa sallam lam ya'dhurhum al'amur annabi ọwá pé torí ìtànfà ń wínú àwọn sọ̀hábí annabi yí lahum min alhassanat walwa'adu bil makfirati ma laysa li ghayrihim a masibẹ̀ náà ìjọ tí wọ́n bèèrè tí ó yẹ kí musulmi ó bèèrè ìjọ tí wọ́n fẹ́ wùwà tí ó yẹ kẹni tí ń wí la ilaha illallah ó wù annabi ọwá excuse fún wọn pé ah, irú àwọn ilé ilẹ̀ ma wá ṣe wá sí fún irú àwọn ilé ilẹ̀ ma wá ní tí wọ́n sí ọ̀dá gbogbo tí ọ bá dá ó kéré ní ọ̀pọ̀ ní kọ̀dá náà nínú òsùn ọ̀tọ̀lọ́un èyí wọn pé aléyìn ò ní dáadáa tó ti ṣe síwájú èyí wọn pa aléyìn ẹsẹ èyàn ọlọ́run àmẹ́lẹ̀ yìí tó ṣe èyí ọlọ́run ọ̀fẹ́ agbọ́dọ̀ wí bẹ́ẹ̀ òun ni ọ̀jẹ́ ká nẹ́bí ọ̀dákẹ́ wà ilá ànẹ́bí ọ̀bá wo pé adúrú dáadáa tẹ́ ti ah, lam ya'dhuruhum bidhalik bal radda alayhim bi qawlihim ẹsẹ̀kẹsẹ̀ lànẹ́bì ń fún wọn lé sí pé allahu akbar innaha as-sunan latattabi'anna sanana man kana qablakum faghalladhal amru bi hadhihi thalath ọ̀nà mẹ́ta lànẹ́bì yé wọn fún wọn pé in táwọn ṣe yé ọ̀dá o àkọ́kọ́ ni allahu akbar ẹ̀kejì ni pé innaha as-sunan eh ìlànà tó ma nẹ́bì adá ma ń tẹ̀lé lẹ́yìn náà tẹ̀lé ẹ̀kẹta ni latattabi'anna sanana man kana qablakum ní kúkúrú ẹ̀kọ́ tarí kọ́ bí eléyìí ni pé kárí ìyàn kó se tí ọ̀dá ń se tí ń se dáadáa bọ̀ tẹ́lẹ̀ dáadáa tí ń se bọ̀ tẹ́lẹ̀ wọn pé á dákẹ́ àìdá tó se lónìí at the same time ká wá tún kìlọ̀ fúnra wa náà àìdá tó wá se lónìí òun kò pé á gbogbo dáadáa tí ń se كذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا إذا جعل ملينا أريقات النبي قوانو النبي قوانو دبي كي صلى الله عليه وسلم النبي الناس معاد خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا الناس معاد خيارهم في الجاهلية àwọn èèyàn bí ọlọ́n bá tò wọ́n sí ní ẹ̀tò wọ́n sí o khiyaruhum fil jahili anábi ní ẹni ó jẹ́ èèyàn pàtàkì ńgbà jahili ńgbà ìmọ̀kan ó jẹ́ èèyàn pàtàkì ọba lọ́jẹ́ olórí lọ́jẹ́ àgbàlagbà lọ́jẹ́ ni khiyaruhum fil jahili rẹ̀ náà ni ìdáfàkòwò bọ́bá

bọ́bá ti gbàgbọ́ yẹ́ ẹ̀sìn tó fẹ́ ṣe tọ́lọ́run ẹ̀ wá ní torí ẹ̀kẹ́ rẹ̀ lẹ̀ bọ́lọ̀n bá gbẹ̀gà ẹ̀ ní torí ẹ̀kẹ́ kan lábùkù pólúwá bá ṣe kíní bọ́bá pàlẹ̀ khiyaruhum fil jahiliyati khiyaruhum fil islam ẹ̀dàkùn ẹjá gbọ́ súnnà nẹ́bì yẹ́dẹ́bì náà èyí ọjọ́ àfáà ni ọjá gbàlagbà ní irú àpọ́nlé rẹ̀ tí tí ń gbébọ̀ náà ìsìláàmù pé á bọ́ kú láàrẹ ìdá fàkù ọ̀rọ̀ annabinu sallallahu alaihi wasallam ara ń táwọn alfáà ṣe stembatu àwọn inú ẹ̀rí táwọn alfáà fi múlẹ̀ jáde ni pé kánà nabiyu sallallahu alaihi wasallam yaktubu ila mulukil kuffar ànẹ́bì ń gbàtà ànẹ́bì ń jí sí ọlọ́run ànẹ́bì ní kọ́sísà ti máa kọ lẹ́tà sáwọn ọba kèfèrí àwọn ọba kíní ọba kèfèrí kódò púpọ̀ wọn ọgbà ìsìláàmù àmọ́jọ́ta ànẹ́bì bá se tán jẹ́ ọba kọ lẹ́tà sí wọn ẹ̀pígbò lànẹ́bì ni wọ́n kí eléyìí nílùú ni wọ́n mẹ́sí kíní ó òun lẹ́bìrí ngbàtà nẹ́bì ọkọ̀ lẹ́tà sí ọba alẹ́ rome kí là nẹ́bì kọ ilá herakil azimi rome min muhammadi rasulillah sallallahu alaihi wasallam lẹ́tà yíwá látọ̀dọ̀ muhammad tó gbójí sí ọlọ́run tọ́lọ́run ránṣẹ́ ilá ọ́nsìn kọ́ síta ni herakil azimi rome ó kìí ti ẹ̀nu ẹni ó tóbi jù rome nígbàtí ọkọ̀ ti kísọ́rọ̀ ńkọ́ ìlà kísọ́rọ̀ maliki faris gbogbo bí wọ́n ti pè wọ́n nílù wọn gbogbo lẹ́tà tà nẹ́bí ń kọ ànẹ́bí ń bèèrè rú ẹ̀ náà ní ṣe pín ṣe kíní nẹ̀fẹ́ ń pè wọ́n àwọn alfáà ṣe stemba tó ń bẹ̀ pé àṣẹ́nu súnà nẹ́bí òun ni fil islami ìdá faku ẹnu kọndíṣàn kan tí ń bẹ̀m̀bẹ̀ nánu a ní pọ̀nyàn lédí ibi pé a wá ní àà sáwọn bàbá ni àẹjá wọn gbé oúnjẹ wọn mọ́sálásí a sọ fún wọn pé akàràmọ́kùnlá oúnjẹ kọ̀sáyé oúnjẹ ní mọ́sálásí o àmìyàn wọ̀ wá pé ẹjọ́ ẹjọ́ ṣe ti gbígbọ́ múlẹ̀ mọ́ kọ̀ sọ́gáyà ni ọba ìmìlólówọ́lọ́ àwọ̀ mọ́ àà gbogbo ẹ̀tí bá ń se bẹ́ẹ̀ kọkẹ́kọ́ ò annasu ma'adin khiyaruhum fil jahiliyyati khiyaruhum fil islami idha faqahu ọlọ́nkọmọ́ṣà sí rọrùn fún wa bẹ́ẹ̀ ká gbogbo iye súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ká lè lò ó ká fi lè rí pé àwọn èèyàn الأمر الكبير وهو المقصود أنه أخبر أن تلبتهم كتلبت بني إسرائيل لما قالوا لموسى اجعل لنا إلها ẹwọ́n táwọn sọ̀hábé yìí wí gẹ́gẹ́ bá buwá kéde ti rìpọ́tù ẹ̀ kí ni wọ́n wí ìjì alànà záàtà ànàwápín kàmàláhùn záàtà ànà fún wa ní gi gẹ́gẹ́ bí irú igi tiwọn náà ànẹ́bí wá ní òsí yàtọ̀ nínú ẹni ó ní ẹfún wa ní igi àti ẹni ó ní ẹfún wa ní òsà ànẹ́bí ní qultum kama qalat banu isra'il ij'al lana ilahan kama lahum àṣẹ innamal a'malu binniyat innamal a'malu ẹni ó ní á fún onígi kí lọ fẹ́ àmẹ́ni tó béèrè igi pé torípa fẹ́ máa fi àwọn nǹkan ìjà wa kọ́ ọ̀tọ̀ wọn àtẹni tó ní ẹ fún wa lóòsà kò sí yàtọ̀ nù wọn náà innamal a'malu binniyat ìyẹn ni pé àníyàn tí èyàn bá fi ṣe nǹkan pàtàkì ij'alna dhata anwat fáwa ni pẹ̀lú àwọn tó ilaha torí pé rò wọn bákan àwọn tọ̀hún ní fún wa ní òsà kan tó pé bílẹ̀ bá fẹ́ dàrú ká máa lọ wí fún pé ẹ̀dàkùn májèkí ní yóò lè lónìí o àwọn eléyìí ní fún wa nígi tó gé bá bá ti gbé nǹkan ìjà wa kọ bá bá rí a ò ti kú ní nǹkan lásán o kí ni yàtọ̀ wọn àwọn méjèèjì ọ̀fọ̀kan wọn sọ́dọ̀ ọlọ́run máa ọ̀dọ̀ ẹ̀dá tọ́lọ́wọ̀n ọba dá lókù tí wọ́n ń se kíní tí wọ́n fọ̀kan wá sí torí náà káwa náà máa fi èsí ọ̀rọ̀ tá máa sọ pẹ̀lú àníyàn wa èyàn lè sọ̀rọ̀ tó wọ́n rò pé a kọ́wà lè tó bá àmọ́ bá jẹ pé láníyàn tó fi sọ ibi ìgbà tí àwọn ẹ̀mí náà ń sọ tó burú jù bẹ́ẹ̀ lọ ní ipò kan náà ni wọ́n wà nínú islam torí anna tolibata hun katolibati bá ní israel lamma kọlu lè musa ija allana ilaha anna na fi haza min ma'ana la ilaha illallah ma'a وخفائه على أولئك أن النفي هذا من معنى لا إله إلا الله أسي kíyàn ó gbà pé kò tún sígi kan tẹ́yàn ó fi ẹ̀kí nǹkan kọ́ wá lálùbáríkà torípa fi kọ́ igi kan kí nǹkan kó mẹ́jẹ̀ ordinary mọ́ torípa ti gbé lọ bí nǹkan kan àsíkẹ́yìn ó jẹ́nà sí gbogbo eléyìí ń bẹ nínú tó máa kíni láàílá tó máa gbé kò sí nǹkan mí ma náà nù kò sẹ́lò mẹ́ẹ̀má tó tó jọ́sìn fún àyàfíta ní àyàfolúwọba allah torí náà eléyìí náà ń bẹ nínú tó máa láàíláha illallah eléyìí ta ìtawà ma nábi ma nípa nábi ẹsà dédé búra ilá lè masláha àfikún nìdí ìdídáadáa kan ara ìdídáadáa ní pé ẹni a bá rí pé ọkàn rẹ̀ ọmọ mi kò láì fi ká pé wàláì bọ́lọ̀n ti wí mo wí wọn kò láì fi annabi náà máa لأنهم لم يرتدوا بهذا ọ̀rọ̀ ńláńlá lélé àṣírìkù kíyàn wá nǹkan pẹ̀lú ọlọ́run kó fi nǹkan kẹgbẹ́ ọlọ́run kọ́ sẹbọ àṣírìkù kọ́ dá nǹkan pọ̀ mọ́lọ́run àṣẹ kékeré ń bẹ ńlá ń bẹ ìṣẹbọ kékeré ń bẹ ìṣẹbọ kíni ńláńlá ń bẹ àfáàlẹ́ rí rẹ̀ ń bẹ ń bí eléyìí náà لأنهم لم يرتدوا بذلك أبو Waqid al-Laythi ọ̀sọ́ dé bí pa náàbí wá ní ọya ẹsá àgbáyà yìí ká tún yín wẹ́ torí gbogbo nǹkan yóò kéré sí ṣíríkù inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna Ọlọ́run gbogbo nǹkan yóò kù máa dúnà ni kò sí ẹ̀ṣẹ̀ tó tó ṣíríkù lọ́dọ̀ ọlọ́run tọ̀ ìdákáàna ṣíríkù ya ń kọ́sìmù fàkífà látà ń kọ́sìmù ìbídà ṣíríkù tó lágbàá jù lọ́dọ̀ ọlọ́run òun ló pín ṣírkùn asgaru wà ṣírkùn èyàn wà sísú gbogbo bídíà lóṣùsù kan pé kò sí ńláńlá kò gbogbo àwọn tí ń se ń kéwú kéwú tí ń gbọ́rù kéwú báyìí ẹ̀kọ́ mi tún léléyé o àwọn sọ̀hábẹ̀ wọ́n wí léyìí wọ́n lọ́m yẹ̀rù tẹ́dù bí dáàlìkà ànábí ò torí ẹ̀ pé ẹ̀ ti di kèfèrí ẹ wá wẹ́ èyí tẹ́yìn ó se tí ó di kèfèrí nú ṣíríkù ń bẹ èyí tẹ́yìn ó se nú bídí àti ó di bí ṣíríkù bá pín tí ó sì sẹ́sẹ̀ mí tó tó ṣíríkù èwo ni halẹ̀ èwo ni yanú ń bí pé bídí àpín torẹ́ lómi wọ́n dàmú lákẹ́ ìrùn náà dàmú lákẹ́ ìgbà nẹ́bí sáti ní kúlù bídí àti ń dọ̀láàlà bẹ́ẹ̀ ni gbogbo alágbà pé bá nẹ́bí ti wíhun kúlù gbogbo bídí àkóso rí mẹ́ dọ̀láàlà ni àmá wàhálì kúlù dọ̀láàlà ti kúfurú sí gbogbo dọ̀láàlà ni kúfurú la ọlọ́nkọ́mọ́sà àjá gbọ́rọ̀ ọlọ́run yìí kọjá gbọ́ súnà nẹ́bìyẹ sọ́lọ̀ọ̀sọ́lọ̀ ara tí ó sì jẹ́ kéyàn ọbọ́mbi gbogbo nǹkan báyìí ni pé àfẹ́kọ̀tù fìlọ̀ọ̀làmà kéyàn ó ní trust kó ní confidence inú àwọn kan tó ké kó tó kùn láti jọ aláyé ti wà láyé tà nẹ́bì ti jíṣẹ́ kò gbọ́dọ̀ jẹ́ pé nísìn àbí nígbàtí ọ̀pẹ́ ilẹ̀ nìkan sẹ̀sẹ̀ wá jí ní ọwà sùn ní ó jí ní ó pé bídí òpin tí ibùnitẹ́mí ò rí bẹ́ẹ̀ tí Ìmáàmù Málíkì ò rí bẹ́ẹ̀ táwọn tó lọ ń tò sí bàbá Albani bàbá bombaz bàbá mẹ́ni ò rí bẹ́ẹ̀ ọ̀yẹ́ kí yíò náà pè láká ìyẹn o àmẹ́yí tí àríkà lónìí ọ̀tọ̀ ẹ̀kọ́ fún wa àṣíríkú huwal a'zam kò sẹ́sẹ̀ tó tó pẹ̀lú ẹ̀rí alkùránì wa yakfiru ma duna dhalik ọlọ́run kọ́ mọ́sá àsámọ̀ ènìyàn mi àtẹ̀yìn kọ́dà àwọn àfáà tún ní èyí òǹnìkan kọ́ alimaasi ọlọ́run aṣọ páwọn ẹ̀ṣẹ̀ kan minal kabai aláwọn kan ẹ́ minal lamam ọlọ́run gan ní kọ́dẹ̀ ẹ̀ṣẹ̀ tó yàtọ̀ fún bídíà tó yàtọ̀ fún ṣíríkù òun náà pín ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ ẹ̀ṣẹ̀ kéèké ń bẹ èyí wá ṣe tí pín torí náà ẹjá ní fíkọ̀ ká ní confidence inú àwọn àfáà àwọn àfáà súnnà tí wọ́n ti lọ gbogbo ilé tí wọ́n ti yanjú wọn ò fi fẹ́ ẹnú yàn ọlọ́nkọ́ masá sàánú ẹ̀mẹ́ àtẹ̀yìnà o la yajhalu dhalika kama wa tún gbọ́ nǹkan mi ye pé ah àṣebáyìí gbogbo àwọn sahabi annabi da ma pele ne ri un abubakar ní wí pé na data aniwa e wa wọn afa mi bá rí pé ṣètọ́ ni ó tún yóò gbé laka iwa lọ bo mi a wí tán yìí nísìn wọ́n ni láyé ni ṣètọ́ ni ni ó ma kéru kéu kí ogbò èèyàn máa lọ náà ni bẹ́ẹ̀ kìníkà ló yẹ ká mọ́ al'islamu bayna al'ifrati wa tafrid àṣejù àtàṣe ètò kò sí ìtí islamu gbà mẹ́ àpẹẹrẹ tí mi máa mú wá ni pé bíyàn bá máa sọ̀rọ̀ kọ́mọ̀ máa sọ̀rọ̀ ń sọ̀rọ̀ pé ẹmẹ́jà èèyàn pọ̀ ní níbi súnnà ẹmọ́ jẹ́ kí ó gba àwọn èèyàn mọ́ tàwíìdù torí kí ní pé à gba ọgbọ́n bá mọ̀ tán àga tí ń bẹ lálìjẹ́ náà ní tó kò sí tí ń jẹ́ bẹ́ ipé báyìí bá wà pọ̀ ju iye sí ti àlìjánà lọ nísìn kò sí bẹ́ kò sí tí ń jẹ́ bẹ́ olúwa ní wa akhirakum wa insakum wa jinnakum bí gbogbo yín láti bẹ̀rẹ̀ yín àtòpin yín tẹ Hadithu kúrúsí ni àbà pé ẹni tó já lé ní pé àti ah, gbogbo èèyàn ní ọwà aráyè ní jẹ gbogbo èèyàn aráyè ń bẹ́ kò ní ọlọ́run là gbogbo ẹni tí ó sì kàntọ́ yọ kàkún náà àwọn aláṣẹ ètò náà ẹ̀ kọ̀mọ̀sí ti ń jẹ́ pé ah, àdúrà àwọn èèyàn méjèèjì yẹn ni kíyàn ma wo al'islamu bẹ́ẹ̀nà al'ifrọ́ti wa tafrij báwọn ya bá pọ̀ tí ó se tọ́lọ́n bọ́lọ́n ti fẹ́ ibi tí wọ́n wà tí wọ́n wọ́ <laughs> ìmẹ̀lá lìjẹ́nà kíyàn má sì tán rẹ̀ pé àásádúrú àwọn èèyàn yìí kò sí adúrú nù náà o kò sí gíní bọ́yá òun ni alkùránì pa kíèsí wá ń bè kan pé eh, qul la yastawi al-khabithu wat-tayyibu walau a'jabaka kathratu al-khabith ìtọ́lọ̀ ń fẹ́ kìí sẹgbẹ́ tí ọ̀fẹ́ kọ́dà báwọn èèyàn pọ̀ ń di tí tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ walau a'jabaka kathratul khabith ìyẹn ni pé kò sí báwọn èèyàn ti lè pọ̀ ń bí tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ tó èyí wọ́n tọ́ dáa olúwa ni alkhabithu wat-tayyib kọlọ̀n kọ mọ́sá sáàmà ní ẹ̀mí àtẹ̀yìn o wa nahnu hudathawu ahdin bi kufrin in ta fàfẹ́ gbọ́yí ń bẹ̀hùn ni pé irú ń tí àwọn sọ̀hábé kan wí abúwákìdí sọ̀dí tí wọ́n fi wí o ó ní wa nahnu náà táwà pẹ̀lú ànẹ́bí àwa tá sẹ̀sẹ̀ sí abúbákírí ò ní pé jálà náà záta àníwà ọmọrò ò ní pé ìwà nẹ́bì tó fún wa ní gíkan ọ̀tùmọ́nù ò ní wíbẹ̀ aliyu ò ní wíbẹ̀ abdurrahman bin aufi ò ní wíbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí náà ká mọ́wàá tún ro èrò bú sáwọn àgbà sọ̀hábí ànábí àmọ́ reality nù pé ẹni tó ti wà ní islam pẹ́ wa ẹnìkan wọ́n bí sínú islamu ẹnìkan ṣẹ̀ṣẹ̀ ihe islamu àdéjọ 40 ó ṣe fi wéra wọn àfikáwà náà bá bá rí tó ṣe kíní kàkà wò yíò mọ́ la ká ṣe kíní èyí wọn pé ká fọ́ọ́ra lórí pé ń gbò pé wọ́n ló ṣe ìyà ti sọ̀yún síwájú o a máa gbọ́dọ̀ bí mind wà náà hudathahu ahadin bí kufri ó sì sí àbúwá pìdí ní ẹ̀ráwà tí a sọ̀rọ̀ yí ń jọ náà hudathahu ahadin bè kó fòrin asẹsẹ àwátá asẹsẹ bí musulmi ni fíhì annàbà ìrọ̀hún láàyè jihàlù dhalika ẹ̀rí ń bẹnu ilé ipá sáwọn mẹ́ táwọn ìṣẹ́ ṣúdà táwọ ahadin bè kó fòrin irú ilé ìgbọ́dọ̀ ti yí àwọn àwọn òní náàbì pé fún wa nígi kan kàmálàhún ذات أنواط التكبير عند التعجب خلافا لمن كرهه لأنه انطوني له إنه سنة النبي صلى الله عليه kọ́dàbà ara wọn kan tí wọ́n ń pè orí bẹ́ẹ̀ òun nípa nẹ́bì bọ́ bá rí nǹkan tó bá jọ lójú ànẹ́bì àmà kábára allahu akbar nínú súnnà ànẹ́bì ní kẹ́yìn orí tó jọ lójú kọ́dàkórí tó bà lẹ́rù èyí ò fi máa wí nǹkan mí nínú àwọn ẹ̀rí ṣẹ̀ríà pàtàkì jùlọ alìmọ́mù malik bin anasin rọ́bí rahimahullah inú àwọn alfáà tó fi ilé ìrìn ilẹ̀ púpọ̀ tó lò púpọ̀ nínú mọ́dàbí wọn òun ni imamu malik kí là ń pè ní sádú àzàrà ẹ̀ òun ni pé agbọ́dọ̀ máa tilẹ̀kùn ọ̀nà haramu sádú àzàrà ẹ̀ ìgbàmí ń bẹ kèése ń tèèyàn ń se lè wọ̀ kèése tí ń ṣe ìhun gan ní kíní èèwọ̀ àmọ́kọ̀ sọ́gbọ́n rẹ̀ bọ́ bá kọ̀ntínú níbi ṣíṣe nǹkan yìí yọ́ padà gbé débi bọ́ débi èèwọ̀ ṣẹ̀rí ọwà ní ẹkọ̀ tí ń ṣe ìhun náà fún kọmọ́bà mú débi èèwọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí bẹ̀ẹ̀nu ṣẹ̀ríà lápẹjúwe kéèyàn ọmọ lérè àbí ma fi fọ́tò kọ́lé àbí ma yàwòrán nìkan wá dúró rẹ ma gbé kọ́lé kọ̀dá ní ti torí pé òun là kọ́kọ́ tó máwọn èèyàn ṣe kíní tó máwọn èèyàn ṣẹbọ àwà kú sọ pé ní mọ́wulẹ̀ ṣe nǹkan yìí náà torí pó ti lédè àwọn kan lọ bí n tí ọ̀dá n tá ń pè ní sábò bẹ̀ríyàn ìyẹn ni pé nǹkan fún kan ó lè mọ́ wọ̀ ní pìlẹ̀ àmọ́ tó bá ti di pé a ti rí pé bẹ́yàn bá ti continue láti máa ṣerú nǹkan yìí in ma padà já sí haramu ni àsínú ṣẹ̀ríà kọ́dà lè kọ nǹkan nìna kọ́tí ẹ̀ tó di pé ó gbéyàn débi inú haramu eléyìí ní saddu adh-dhara'i ká ma kọ́ sí àwọn ará ajá yìí ká ma kọ́ sí àwọn kèfèrí mbó láti rí bẹ́ẹ̀ anábìnirú ń tẹ́ wí òun ni táwọn bànú Isra'ila tí wọ́n kọtọ́ lọ́n náà wí anábìnyìn wọn náà àbí ń bú wọn al-ghadabu inda at-ta'lim àsìkò burú bẹ́yìn bá ń kọ́ yàn kéwú bọ́ bá jẹ ẹgbọ́n kíyàn ó bínú ká bínú ọ̀tàkù súnà nẹ́bí sallallahu alaihi wasallam torí pé ẹlòmíì àfá dáràn lọ́dọ̀ ẹ̀ irú bínú tóun náà bí gẹ́gẹ́ bí ọmọ èèyàn ńgbà ní àti pé ẹ̀yàn àfá àsáfà náà lè bínú algádọ́bú inda ta'lil kò yíwọ̀n ذات أنوات كما لهم ذات أنوات القاعدة الكلية لقولها إنها السنن قاعدة لنلا تقبورو òní pé àsáwọn ìgbésẹ̀ kan bẹ tó ma nábi adámọ̀ إنها gbé ìnáha asùnà àwọn tànà gbé àwọn tó nínú ààrẹ tí ó gbé àwọn tí ń bọ̀ lọ́la náà ààrẹ tí ó gbèrú gbésẹ̀ bẹ́ẹ̀ annáhádà alamun min alamin nubuwa lẹ́kọ́ àdíìsì yí àtúnrẹ́rí kan bẹ̀nú ẹ̀rí tí fi rìn ilẹ̀ pé òjíṣẹ́ ọlọ́run la nẹ́bí o òun kọ́ran rẹ̀ o sọ́lọ̀lọ́hu aléhi wasallam nítorí pé bá nẹ́bí ti wí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lọ padà ṣẹlẹ̀ sọ́lọ̀lọ́hu aléhi wasallam annama zamma allahu bihi al-yahuda ajá àwọn yahudi yà báyìí abínúsá àwọn yahudi báyìí ìtúnmẹ́ nípẹ́yìn náà mọ́ se bí wọ́n ti se ká mọ́ bá bírú ní ta bí sí wọn sí ẹ̀yìn náà torí náà gbogbo gbàtẹ́ bá ń ka pé zammallahu bí ni wọ́n ni àbí na sọ́rọ̀ ni kèèse kákan mọ́ gbádùn tàn wọn lọ́lọ́run torí ẹ pàtàn fún wa o ìtúnmẹ́ ni pé ọ̀nà táwọn rìn tí wọ́n fi dẹni ebú ẹ̀yìn ẹjìnà sí i ìtọ́lọ̀n bá fi bú àwọn báwa náà bá se rú rẹ̀ yóò bú àwà náà ọlọ́mọ búwa al'ashirun annahu mutakarrarun indahum annal ibadati mabnaha alal'amur a sin táwọn sahabi annabuwa muhammad sallam ti ma tí ó síye méjì mẹ́ òun ni pé al'ibadat mabnaha al'amur kíyàn tó sin lọ́wọ́n àfikọ́ rá sí ọlọ́run kó tó sin lọ́nà kan àfikọ́ orí kíni kó rí àṣẹ ọlọ́run ẹwọ́n gbà tí wọ́n fẹ́ bèèrè wọn ọ̀kan dìrùyà kan ní ah, irú táwọn <laughs> tọ̀hún ma lò náà ni ó yá wọ́n náà wá fi gí wá fi kì ní rẹ kọ́yà yìí wọ́n wá lọ bá nẹ́bí ẹjẹ́ alànà that wọ́n fẹ́ bó pé tí wọ́n bèèrè ni pé àsáwọn ti mọ́ wípé àìkàn dìde wùyà kíyàn oronú pé ẹ mo lè ṣe báyìí kẹ ẹlòmí ò ní sílé náà tún wá báàdì ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ni pé mọ̀bìnáà alàl'am àfikọ́ ráṣẹ látọ̀dọ̀ ọlọ́run tó fi rán annabuwa muhammad sallallahu alaihi wasallam mọ́sí lọ́n lọ́nà kan títí tó fi rí pọ́lọ́n ní kò sìnrún bẹ́ẹ̀ islamu ìbádà iṣẹ́ tẹ́yàn kan ma ronú bá ti ń ronú ta manufacture ẹ̀sìn lónìí àìkan hun ẹ̀sìn àìkan hun àwẹ̀ àyà ń jẹ àwọn ọmọ ìyá wa ń bì kan torí náà ẹgbà àwẹ̀ ẹjọ́ méje ẹ̀sìn ló ń hùn o ẹnìkan ò ní ọtọ́ríjà àti hun ẹ̀sìn o àfi ká wádìí pé ní bí ara bá ní mùsùlùmí bí bá ìbò lànẹ́bì ṣe inú rẹ̀ ní pé kùnútù ànẹ́bì máa ṣe kùnútù ẹjá ṣe kùnútù mọ́sálásí ni pọ́ ọ̀sàdúà ó fi ràn àmọ́kàkàn máa wá rò pé àbí ẹpàdé wa ní ìlú lọ́la ayànà fílá pàtàkì kí ló dé ìlú ilé èyí wọn ò ní ọdẹ àfi káàrin bọ́lọ̀un bá ti ní káàrin al-ibadat mabnaha ala al in ti ń jẹ́ sìn nínú islamu òun ni kárásẹ̀ látọ̀dọ̀ ọlọ́run pé mo sìn mí ní ọ̀nà báyìí fàṣọ́rọ̀ fi hì tẹ̀m̀bíhì alàmẹ́sá ilẹ̀ kọbùr àfáà nínú ilé iná láti wá rí pé in tó fàánù tó fi ṣe pé bí ó ń kálukú bá dé sàárè kí ni bèèrè tí wọ́n bí wá òun ni bèèrè mẹ́ta pàtàkì ni kí ni bèèrè alákọ̀ọ́kọ́ man rọ̀bùkà kí ni bèèrè ẹlẹ́ẹ̀kejì man nàbíyùkà kí ni bèèrè ẹlẹ́ẹ̀kẹta ma dínùkà fàmin kọ́wùlìhìm ìjà lánàá láàrí yíò mú bí pé ìjà ij'al lana fún wa ẹwọnú ayà suratul baqara náà ọlọ́run ní ká nábi ibrahim ọkọ̀ ilé ọlọ́run ọwà akọ̀tán sẹ́mọ̀ pé common sense ó sọ fún èèyàn pé a ah, ìbọ́lọ̀ náà ló ní akọ́lé òun ah, ká máa sin lọ́m̀bẹ̀ náà lókù anábi ibrahim e eh, ọlọ́mbó láàṣẹ ń bẹ̀ o àrìnà fi hàn wá àrìnà mọ̀nà síkà ní tí ń jẹ́ sínú o láàmbèlé àwà tọ́lọ́run ọ̀tẹ́ bẹ̀wà bí á lọ kọlẹ̀ ọlọ́run dépò tí a ní ọ̀tọ́rìtì gangba ibò náà ló ní akọ́lé kalẹ̀ lásìn bí common sense lè máa ti common sense ń náà ọkọ̀ tán ọ̀yẹ̀sẹ̀ wá ń sọ fọ́lọ́run pé wà á rí náà mìnà sí kànà tọ́ ọlọ́run láti kọ́ yóò bó ní ká se mẹ́ tí ń jẹ́ sínú àfikáwà náà se padà síbi èyí hun láàfisìn lọ́run bó ti fẹ́ àmọ́ ìmọ́ fọ́pọ́lọ́rù pé tọ́tí ẹ̀wà ṣe kébí tẹ́yìn ó ti mọ̀ níjọ́ tí rẹ́kọ́ọ̀dù rẹ̀ tán bá ókun rẹ̀ fún lálìkìyà mọ̀ pé sórí ogbélé ìtọ́lọ̀ dàmú ààrẹ ẹ̀ṣẹ̀ láyé àwọ̀ ọ̀bẹ́ ó níbi tí ò sí opportunity àti padà wá ṣe mímá ọ̀nàkannú àwọn alfáà mi ní gbòrò Mẹ̀dínà àwọn náà máa sọ̀rọ̀ ń pé bí nǹkan kan ọ̀bá sí tó lè léyàn kó ní bídí àbí nǹkan ọ̀kan ọ̀yẹ kó léyàn kó wọ́n sọ fún ọpọ́nà kan dájú wọ́n ní ọ̀nà kan ó le ó le o lè pé bọba gbọ́nà ìyàyìn ọdá mi lójúpọ̀ ọjà sí adéwọlé àmọ́ bọba rìn báyìí náà ńgbà tó bá fi o lè padà jábẹ̀ náà èwo ló làká yóò mú èyí tó dájú ní súnà gbogbo bídí ọ̀dájú gbogbo ẹni tí ń jòkó ti bídí èrò rẹ̀ ní pé bọ́yọ́lọ́wọ́ ọgbà tí ọba gbà ńkọ́ torí náà eléyìí kọ̀ tí ẹ̀sì ní gbà tóró ti ní in tó wọ́n gbà ní tó ń fi rán annabi sọ̀sọ́lọ̀ bọ́ta fáwà yìí tí ẹ máa pè láká ìwà pé kí ni wọ̀kílẹ̀ yẹn ń dàmú ààrẹ sí tí ò dó ń di gíní in tó dájú tó wulẹ̀ sẹ̀sẹ̀ ó èsẹ̀ tó dájú iná tán wàláì súnà annabi pọ̀nlẹ̀ tàìtì ìsetán ìlànwà di bí ọ̀sẹ̀ tó lọ ẹnìkan tó pè mí láti ìlú kan in tún sẹ́sẹ̀ ẹ̀dọ́kọ̀ eh, ẹ̀dàkùn kí ní ìdájọ́ sọ̀látù tẹ̀sìbí <laughs> sọ̀látù tẹ̀sìbí àìmẹ́yẹ nẹ́fílà tí ó dájú tí tí ń bẹ̀lẹ̀ àsìwádìí kí ní ìdájọ́ sọ̀látù tẹ̀sìbí kí ní ìdájọ́ àwẹ̀ arúgbó àsìwá ń bí ìbéèrè ìwọ̀n náà dìsìn àìdákùn sí tí ẹ bá gbà yọ́ wa gbẹ̀sẹ̀ ní kí ń wàhálà àti ẹ̀ àwẹ̀ mọ́ndẹ̀ ń bẹ̀lẹ̀ àwẹ̀ alàmísì ń bẹ̀lẹ̀ àwẹ̀ anábì dáúdà ń bẹ̀lẹ̀ àwẹ̀ àyámọ̀lbíìdì ń bẹ́lẹ̀ torí náà àfáà mi ya máa pàkí èsì wa bẹ́ẹ̀ pé kọ́dà bíyàn ò kéwú mọ́ùlẹ̀ ìdàmú ààrẹ pé ẹ̀dàkùn èwo lọ dájú pé èyàn ní dé alìkìyàmọ̀ kọ́lọ́wọ́ sọ fún ọ pé èsì tọ́ tẹ̀lá nẹ́bí èyí wọn gbọ́dọ̀ sí gíní ọgbọ́dọ̀ dájú ó

بقية من تلك العادة لقولهم ونحن حدثاه أهد بكفر àti sọ́lẹ̀ kan náà gbogbo ẹni ó bá ṣẹ̀ṣẹ̀ kó ń bí nǹkan kan ó ṣẹ̀ṣẹ̀ kó ń bí ẹ̀sìn kan ó ṣẹ̀ṣẹ̀ kó ń bí ìlànà kan a lè tí ìrètí ipò tí gbogbo ẹ̀ ló ti tán lára o ó ṣeéṣe kí díẹ̀ díẹ̀ nù bí tí tí ń bọ̀ ní kókù lára gẹ́gẹ́ bá bu wá kìdì tí ní wà náà hudathahu ahadin bi kufrin òun ló fi léwu kí ó ṣe pé ẹni tẹ́yìn ó ti síwájú pé kí ọ jẹ́ àwòkọ́ṣe àbí ìmáàmù gbogbo ń tàbá pè ní asáájú ní ẹ̀sìn ọmọ ń léwu ń gbà míì kò sí pẹ́ ni ọ sẹ̀sẹ̀ kò nú ẹ̀sìn kan bó ti lè kárí pọ́ lákìtíyàn ẹni sùúrù díẹ̀ ẹ̀sẹ́gíní ẹni sùúrù díẹ̀ kọmọ́ ìpé wà náà hudathahu ahadin bi kufrin kọmọ ìpé ibi tí tí ń bọ̀ ohun àwọn nǹkan díẹ̀ díẹ̀ sí kù tó pé ìjọta ẹbá kan lọ́wọ́ rẹ̀ lágbá ẹ̀ tí ìgbélé iná lẹ́ àmọ́ bá ipò òun lọ̀gá o lè sọ̀rọ̀ láti gbà lọ́wọ́ ẹ̀ o àwọn alfáà máa pàkíyè sí wa sí ìhun nínú bí tí tí ń bọ̀ okù lára rẹ̀ a ma wá túnse kọlọ̀nkọ́ masáàsà túnse gbogbo wa hádá wallahu alam wasallallahu wasallama wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in ọjọ́ ti lọ bóyá ká sọ ìbéèrè ìjọ mẹ́jọ